نعم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرجو فلان سبحانه وتعالي لوري lórí لا تصفوا ṣe تكويكيا wa kí a wà lórí islam lórí súnnà nabi sallallahu alaihi wasallam so an tọrọ alékún ìkẹ́ àti gẹ́ aláwọ̀ bá fún annabi muhammad sallallahu alaihi wasallam àwọn ará lè àwọn sàábẹ̀ rẹ̀ àti gbogbo ẹni tí ó ma tẹ̀lé ìlànà rẹ̀ sí tábí ní fi jáyímá inṣáàlláhu ta'ala a tẹ̀síwájú níbi tíra rẹ̀ wa tí a ń kálọ lónìí rawa ọ̀nà ni tíra takhilul aynayn bi sharhi aqidati ar so èyí tí Sheikh Ubayd rahimahullahu ta'ala tí wọ́n sàlàyé rẹ̀ tí wọ́n àwọn èèyàn sì kọ kalẹ̀ tí ó di tíra tó ń sàwọn èèyàn láǹfàní pẹ́bí tá dé ibi tí a ti sàlàyé láti bí àwọn ìjókòó mélòó kan nípa ìpìlẹ̀ kan nínú àwọn ìpìlẹ̀ ahlus sunnah wal jama'a òun náà ni kíni òun náà ni pé a kì ń pe àwọn tó ń dájú kọ a kì ń pè wọ́n ní kéfèrè látara kíni látara ẹ̀ṣẹ̀ wọn so àìsí máa wádìí kọ̀rọ̀ wọn so kọ̀rọ̀ wọn á filẹ̀ fọ́lọ́n ọba subhanahu wa ta'ala ni so a ti ka fúnra wa so àwọn àlàyé tí Sheikh Ubaydi ṣe lórí ẹ̀ so insha Allah ta'ala ibẹ̀ náà láti tẹ̀síwájú lónìí níbi tó ti ń sàlàyé nípa ojú ọ̀nà ahlus wal jama'a so nípa iqama hujja so nípa iqama hujja wọ́n sì sàlàyé pé àwọn ahlus sunnati wal jama'a ní pé ikhtilafu wà láàrin wọn nípa mas'ala yìí ikhtilafan kabira ní ikhtilafu tó sekini tó pọ̀ gan so ní abẹ́lá iqamatul hujja in fact abala yìí abala kan tó lágbára gan ni so abala gan tí ó lágbára gan so so ipé tí táwọn yẹn bá bẹ̀rẹ̀ tí wọ́n báwọn yẹn sí ń tàwà sáà sí bẹ̀ sí so bẹ́ẹ̀ ni ó ṣe máa tètè lídì àwọn èèyàn sí àkílọ́kọ̀ rẹ̀ lídì sí ànà sí so in tí ó dájú náà ni pé kíyàn dó lórí báyàn olùmọ́ bá ṣe sọ in tó yóò fi rí nìyẹn pé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan míì èyàn rí pé àlàyé rẹ̀ wá ní ṣókí látọ̀dọ̀ àwọn olùmọ̀ ẹ̀ ní rí pé wá pọ̀ bọ̀tẹ́lùmí tó ń kàn wá tó ń rò kóhun nímọ̀ gan òun wà fẹ́ ṣe pé kó lè dáma ń gbogbo gbà so yóò padà máa kó sí nǹkan so nínú àwọn alámọ̀rí tí èyàn gbọ́dọ̀ wà kíẹ́fù gẹ̀ẹ́ni so ní abala iqamatul hujja yìí so wọ́n mú hadithi wa nípa pé in tó jẹ́ tariqu wasat in tó jẹ́ ojú ọ̀nà àárín òun náà ni pé kíni so òun náà ni pé yu'dharu bil jahli fima yakhfa ala amthalihi so kọ́ ìdáná fún àyẹn

lára ìrí tán mọ́wánà ní hadithi alákùnrin so tó sọ pé kí wọ́n ṣe tàhríkọ̀ ohun so wọ́n sọ pé fàídá takọrọrọ̀ hádà wọ́n ní tẹ́lẹ̀ ìbá ti wá yé wa tẹ́lẹ̀ ìbá ti yé wa pé ojú ọ̀nà ahlu sunna wal jama'a ni nípa al'udhur bil jahl falna'ti bil amthila ta wá mú àwọn àpẹẹrẹ wá ń gbà yana al-mithalul awwal fi ma qaddamna àpẹẹrẹ alákọ̀ọ́kọ́ níbi àwọn nǹkan tá ti sọ síwájú min qissati rajuli alladhi qala linnabi sallallahu alaihi wasallam níbi ìtàn alákùnrin tó sọ fún annabi sallallahu alaihi wasallam pé ma sha Allahu wa shi'ta ya rasulallah so nípa ah, in tí Ọlọ́run bá bá fẹ́ àti nǹkan tó jíṣẹ́ rẹ̀ náà bá fẹ́ tí ó bá fẹ́ èrè òjíṣẹ́ Ọlọ́run wọ́n ní alákùnrin yìí ó jẹ́ ẹni tí ó mọ̀ fàkítàfà nàbí sallallahu alaihi wasallam bí tanbihihi wọ́n ní anábi sallallahu alaihi wasallam anábi kan a múdó lórí pé anábi pé sákèsí ala anna qawlahu ní pé gbólóhùn rẹ̀ yìí hadha mina shirk nínú shirk lọ́wọ́ wa tandid àti ìgbé nǹkan gùn ní akẹgbẹ́ papọ̀ mọ́lọ̀wọ̀ ọba ìgbé nǹkan lọ́lẹ̀ ìfi lọ́lẹ̀ ní akẹgbẹ́ papọ̀ mọ́ Ọlọ́run Ọba walam yu'azzirhu Ànábì sallallahu alayhi wa sallam ó ṣe ta'ziri rẹ̀ nígbóyá ẹfìyàjẹ́ walam yu'annif alayhi bẹ́ẹ̀ ni Ànábì sallallahu alayhi wa sallam ó lè máa akthara min hadha jù báyìí lọ wọ́n ni alákùnrin tí ó sì irun kí àbí tí ó kírun rẹ̀ dáadáa fa inna nabiyya sallallahu alaihi wasallam wani annabi sallallahu alaihi wasallam lamma dhakara lahu rajul annahu la yuhsin ghayra hadha ní pé nígbàtàlákùnrin yẹn sọ fún pé òun ò lè òun ò mọ́kí jù báyìí lọ so allamahu as-salah annabi sallallahu alaihi wasallam kọ́ wa lam ya'muruhu bi qada'i ma fatahu min salatihi annabi sallallahu wasallam pa láṣẹ pé gbogbo yìí tó ti wá ń kí láti bà ti gba islamu ọya mada padà ma anna zọ́hírọ hali rọ́jùlì so pẹ̀lú pé bó ṣe ṣe pé in tó hàn nínú ìṣesí alákùnrin yẹn mọ̀kírù sọ́lá ìdákọ́lá àbínáfsìhí fardon àwọnáfìlà so o ma ń kírùn àwọnákọrọ sọ́lá idha khala bi nafsihi fardan aw nafila nígbó ma ń kírun tó bá wà pẹ̀lú ara rẹ̀ yálà ọ̀ràn yẹn ni àbí nafila wa hadha sarihu qawlihi eléyìí hàn níbi gbólóhùn rẹ̀ pé walladhi ba'athaka bil haqq ní pé mo búra pẹ̀lú ẹni tó gbé ọ pẹ̀lú òdodo tó gbé ọ dìde pẹ̀lú òdodo ba'athaka mithalun akhar so àpẹẹrẹ mi so ìtàn sọmí báyìí o ní pé ẹ́rì pé alákùnrin nígbàtà nabi sallallahu alaihi wasallam pé kò so nabi sallallahu alaihi wasallam àdárọ̀ rẹ̀ ní pé a fi kí so ala khilaf lórí khilaf tawil khilaf tó gùn lórí lọ́dà àwọn olùmọ̀ pé sẹ́ nìyẹn tó tẹ́yàn bá ṣe nǹkan lórí àìmọ̀ àbá ìbádà kan tó ṣe pé ó jẹ́ ọ̀ranyàn lórí àìmọ̀ èyàn tí wọ́n ń ṣe ní nǹkan tó ṣe pé ó ti kó ààyè bá ìbádà yẹn látijọ́ tó ti pẹ́ bóyá bẹ́ẹ̀ ni tó ti ń gbàwẹ̀ látijọ́ ìkò wá mọ̀ pé kíyàn máa jẹun àti kíyàn máa mú ní ni kò tọ́ ẹni pé ni ò gbọ́dọ̀ sí tíyàn bá ń gbàwẹ̀ òun rò pé tíyàn kà máa jẹun lásán ni so òun máa mú mi so bóyá kò mọ̀ sí yíò sọ fún pé gbogbo àwẹ̀ tó ti ń gbà láti bọ́ yóò dá gbogbo ẹ̀ padà ni so khilafun tawil láàrin àwọn olùmọ̀ so khilaf tó pọ̀ gan tó fẹ̀ gan ni lọ́dọ̀ àwọn olùmọ̀ so àwọn olùmọ́sí ní àkọwà lọ orísìírísìí so a mithalun akhar so bọ́n fi yíwa pé jahlu mi so nínú àwọn nǹkan tí a nínú àwọn nǹkan tí annabi sallallahu alaihi wasallam tó fi àdárọ̀ rẹ̀ ni wọ́n ní àpẹẹrẹ mi qissatul mustahado so ìtàn ẹni tó ṣe pé ó ń ṣe istihado obìnrin tó ń ṣe istihado wọ́n ní qalat wọ́n ní ya rasulallah ó ní ìrẹ́ òjíṣẹ́ Ọlọ́run inni mra'atun ustahadu èmi mo jẹ́ obìnrin kan ustahadu mo ma ń ṣe haidọ̀ beyond the àwọn ìgbà tí ma ń ṣe tí ó ma wá so yí ma ń ṣe beyond the àwọn ọjọ́ ìgbà tí ó yẹ kí haidọ̀ ma wá inni mra'atun ustahadu haidatan kathiratan shadidatan so o ma ń ṣe haidọ̀ tó gan tó sì lágbára gan fàmá tààrọ fi ha àbí haidọ̀ tí ó wọ́n kọjá normal time haidọ̀ tó pọ̀ gan tó sì lágbára gan fàmá tààrọ fi ha kọ̀dàmànà àti ní sọ́látà wà sọ́wọ́m so kí ni rẹ̀ òjíṣẹ́ Ọlọ́run bá rí ń parẹ́ ó ti kọ̀ fún mi láti máa kírun láti máa gbàwẹ̀ wà hádá sarihun wọ́n ní eléyìí clear o fi annaha ní pé arábìnrin yóò kánat la tusalli tilkumul ní pé arábìnrin yóò kínkírun ní àwọn àsìkò yóò لأنها كانت تظن torí pé ó ma ń rò annama asabaha min ad-dam nípa àwọn nǹkan tí ó kan arábìnrin nínú ẹ̀jẹ̀ yíò àbí àwọn ẹ̀jẹ̀ tí ó ń wá láti ara rẹ̀ yíò kulluhu haid òun rò pé ẹ̀jẹ̀ haid ni fa akhbaraha an-nabiyyu sallallahu alaihi wasallam bil hukm anabi wá fún níro nípa ìdájọ́ fa qala laha anabi ni innaha hiya raqdatun min ash-shaytan ànábì ní látọ̀dọ̀ ṣètọ́nù ló ti wá ọ̀ fatahayyadi òye máa ṣe àkílùkọ rẹ̀ máa kàkún haidọ̀ rẹ̀ sittata ayyam ọjọ́ mẹ́fà aw sab'ata ayyam àbí ọjọ́ méje fi ilmillah so níbi ìdájọ́ ọlọ́wọ́ ba thumma ightasili lẹ́yìn náà tó bá ti pé ọjọ́ mẹ́fà àbọ́jọ́ méje yìí so lẹ́yìn náà kó wá فإذا رأيت أنك قد طهرت تبواري بوتما واستأنفت فصلي so a resume kó ma kírun arba'an wa ishirina layla kó ma kírun fún 24 days tí a bá ti yọ mẹ́fà kó ní oṣù kí ni yóò kù náà so tí a ti kọ mẹ́fà 24 náà ni yóò kù aw thalathan wa ayyamaha wa sumi wa salli fa inna dhalika yujzi'uki وكذلك ففعلي كما تحيد النساء وكما يطهرنا لميقات حيضنا آه، لميقات حيضهن وطهرهن حيضهن رلا لميقات حيضهن وطهرهن وني وكذلك ففعلي وما سبايلو كما تحيد النساء سو جابا وبنس زمان سي حيضه يبقى زمان سي حيضه so ìgbà tí wọ́n náà bá ń ṣe haidọ̀ láwọn ọjọ́ tí mo ti yàn fún ọ so báwọn obìnrin ṣe máa ń ṣe nígbà tá máa ṣe haidọ̀ ni wọ́n náà máa ṣe wà kama yatuhurun tán sí máa ń ṣe nígbà tí wọ́n bá mọ́ náà ló máa ṣe ní àwọn ọjọ́ yòókù so kò bá jẹ́ pé istihadọ̀ gan wa limiqati haidihinna wa tuhurihinna fáwọn àsìkò ìgbà tán bá ń ṣe haidọ̀ àti fáwọn àsìkò ìgbà tán bá mọ́ so fáwọn àsìkò ìgbà tán bá ń ṣe àìdọ̀ àti fún àwọn àsìkò ìgbà tí wọ́n bá mọ́ so hadith jẹ́ bó se jẹ́ but gbogbo náà àwọn obìnrin wọ́n ti mọ̀ ìdájọ́ àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú istihada kò ní ìdíkẹ́yàn tó wọ́n confuse rẹ̀ mara rẹ̀ pẹ̀lú hadith so mahallu shahid kọ́ ni pé ọjọ́ mẹ́fà àbójọ méje ló lò ara oye so akílùkọ rẹ̀ àti mẹ́lẹ̀ tẹ́lẹ̀ nínú àwọn nǹkan tí ẹlòmí ma ń fi ń disturb rẹ̀ ni pé kí ẹ ma jẹ́ kí nǹkan tètè ma disturb rẹ̀ kí nǹkan tèyàn ti mọ̀tẹ́lẹ̀ ní tó ti mọ̀tẹ́lẹ̀ tí ó ti ṣe pé wọ́n ti sàlàyé jù báyìí lọ wọ́n ti fàsọ́là rẹ̀ gbogbo hadithi náà ti wo áójú rẹ̀ gbogbo ẹ̀ náà ti sàlàyé bó ṣe jẹ́ so wọ́n ti sàlàyé pé ókè báyìí báyìí báyìí báyìí ni kí ẹ wá jẹ́ ní tíì tí ẹ ma kẹtọ̀ tún gbọ́ kó tún ma disturb yẹn so nínú àwọn pé nínú àwọn ọ̀nà tí ó dá kí ẹ fi ma mú mọ̀ ni so nínú àwọn ọ̀nà kọ́lá yìí mẹ́ dúó báyìí so tí ẹ bá rí báyìí mo ní dúó lọ́dọ̀ ẹ̀ láyé láyé kò lè nímà láíláí tó tó bá tún lọ gbọ́n kí ẹmí lọ́jọ́ mi so bí ó tún ṣe dárú náà nìyẹn wẹ́rà sí bí ma ṣe rí nǹkan tó fẹ̀ gan so ojoojúmọ́ lè yíò ma mantẹ́ yóò ma tẹ́lẹ̀ so ojoojúmọ́ lè yíò ma mantẹ́ yóò ma tẹ́lẹ̀ so in ta ti ṣàlàyé táwọn olùmọ̀ ti ṣàlàyé téèyàn ti mọ̀ táwọn ọmọ ya ti kọ́ ń pa rẹ̀ tán ti ṣàlàyé ṣàlàyé ṣàlàyé òun náà ní kéèyàn dó lórí ẹ̀ so kéèyàn má disturb rẹ̀ pẹ̀lú pé ẹ ṣe wá túmọ̀ pé ọjọ́ méje ni ṣe wá túmọ̀ pé ọjọ́ mẹ́fà ni so wọ́n ti ṣàlàyé gbogbo eléyìí so sáwọn sheikh mi bá zọ mọ gbogbo àdísì yìí tán fi sàlàyé nǹkan tán sàlàyé so àwọn sheikh tèmi ò mọ gbogbo àdísì yìí tán fi sàlàyé gbogbo nǹkan tán sàlàyé so láti ayé Ibn Taymiyyah náà mọ́ so Allah musta'an so kíyàn mọ́ ma jẹ́ kí àwọn kan kí ní ẹ̀dẹ̀ ṣe pàtàkì gan fún talib al-ilmi so wiswas ní fi talab al-ilmi so nínú wiswas nínú talab al-ilmi so tíyàn bá fẹ́ kómọ̀jọ tíyàn bá èyí jẹ́ kí nǹkan tí yẹn bá mọ̀ lónìí kó dá nǹkan tí yẹn ti mọ̀ látijọ́ irú ọ̀yí so èyí jẹ́ kí nǹkan tí yẹn bá mọ̀ lónìí kó dá nǹkan tí yẹn ti mọ̀ látijọ́ irú èyí ma ń mọ̀ lórí ìmọ̀ ni èyí fi nǹkan wó gbogbo nǹkan tí yẹn ti mọ̀ tẹ́lẹ̀ ọ̀yí so ilé ó ṣe pàtàkì gan fún wa gan torí pé àwọn èèyàn ma ń ṣe àṣìṣe yìí gan wọ́n ní walam ya'muruha bi qada'i ma tarakatuhu min as-salah wọ́n ní Ànábì sallallahu alaihi wasallam ó pa àyàfi tí yíò bá wọn mọ̀ ìdájọ́ rẹ̀ nípìlẹ̀ náà ló kú tẹ́lẹ̀ pé ókè yìí ò mọ̀ but iṣẹ́ tó mọ́ tó fọ́ nípa àwọn èèyàn ní pé àwọn èèyàn ti mọ̀ nkẹ́ wọ́n ti mọ̀ wọ́n ti gbọ́gbọ́gbọ́ but wọ́n ò pé bóyá yóò tún sọ nǹkan mi so ibi tẹ́lómi ò ti wá sọ nǹkan mi yẹn ibẹ̀ ni ó ti wá da gbogbo nǹkan rú mọ́ gan wọn lọ́wọ́ so ibi tí wọ́n ti sọ nǹkan mi yẹn ni ó ti dàrú ọ̀run lọ́wọ́ ó ti gbọ́ ó ti mọ̀ kíní ìtẹ́lẹ̀ ó ṣe máa fi yẹn jọ́sì lọ fọ́lọ́ ọba tó fi kú so but ara eh, mo ti gbọ́ rí so eh, ustaz náà wá sọ báyìí so àwọn náà wọ́n sọ báyìí bọ̀ mí kan tún wọ́n rò pé kílẹ̀ yìí ní tẹ́fẹ́ sọ sí so èyàn fẹ́ kó ṣùgbà bára rẹ̀ ni o so èyàn fẹ́ kó ẹ̀hẹ́ ẹni tí ó wá mọ̀ so ẹni tí ó mọ̀ ní walam wọ́n ní Ànábì sallallahu alaihi wasallam ó pa láṣẹ nípa àbí tó gùn gan ó wà lọ́dọ̀ àwọn olùmọ̀ nípa masala yìí ṣé yóò dá padà ní ṣé kò ní dá padà ní sóbìnrin yẹn ṣé yóò dá padà ní ṣé kò ní dá padà ní ẹ̀rí pé ṣẹ́kọ̀bẹ̀dẹ̀ àwọn sọmí ìbà ìpé kìnnì ní pé ànábì ò pa wọn láṣẹ káwọn sí kìnnì kan dá padà so a lè padà rí mítírà mí pé yóò dá padà so li kullin hujjatuhu wọ́n ni walam ya'muruha bi qada'i ma tarakatuhu min as-salah wọ́n ni ànábì ò pa láṣẹ pé kó san padà àwọn nǹkan tó ti fílẹ̀ nù li'annaha kanat tajhalu al-hukm torí pé kò mọ̀ ìdájọ́ rẹ̀ so torí pé kò ṣe kíni torí pé kò mọ̀ ìdájọ́ rẹ̀ wọ́n ní so kò jẹ́ mọ̀ sí jẹ́ lábala nǹkan tó ní ṣe pẹ̀lú takfiru ahli al-qibla àwọn tó ń dájú kọ kíbla nípa ní máa pè wọ́n ní kèfèrí nítorí tó jẹ́ látara rẹ̀ so kílẹ̀kọ́ rẹ̀ nínú àwọn kẹta kọ́kọ́ sálàyé lábàlá yìí so òun náà ni kí na gbà lérò pẹ̀lú ahlil qibla so bẹ́ẹ̀ wọ́n sálàyé fún wa so so wọ́n sálàyé kí na gbà lérò pẹ̀lú qibla so bákanáà àwọn sálàyé ìmá pakọ̀rọ̀ àwọn musulmi tí ìmá fílẹ̀ fọ́lọ́wọ́ bá so a sì ma gbàwọn èèyàn lórí zahir wọn wọ́n sálàyé rẹ̀ fún alábẹ̀rẹ̀ yìí so bákan náà so wọ́n sálàyé lábára iná wọ́n ti ń sálàyé nǹkan tó jọ mọ́ qadhf so ní pé èèyàn ma èèyàn ma gbàwọn èèyàn lórí so bákan náà wọ́n ní abala gbólóhùn al-Imam Raziyayn náà so kí náà gbà lérò pẹ̀lú az-zunubu bíbáyì ṣe yí tán gbà lérò pẹ̀lú zunubu ṣe kúfùrù náà wọnú bíbáyì so wọ́n sàlàyé ìgbàwó ni musulmi ma di kèfèrí pẹ̀lú ẹ̀ṣẹ̀ so ìgbàwó ni ìgbà tó bá ṣe istihlal rẹ̀ oye so ìgbà tí ó bá ṣe istihlal rẹ̀ so lókùnbà tí ìbá ti ṣe ṣe pé ẹ̀ṣẹ̀ yẹn jẹ́ kúfùrù àbí shirk so bákan náà wọ́n tún sàlàyé nípa at-ta'mim àti at-taqyid táwọn ahlu sunna bá àmàmà nǹkan àbí tán bá kọ yádà nǹkan so tán bá generalize so kò túnmọ̀ pé sí wá generalize yẹn gbogbo ẹni tí òun náà bá wá ṣerú nǹkan yẹn òun náà ló túnmọ̀ sí pé generalization yẹn wà true lé lórí so ibẹ̀ náà ti wá sọ náà ti wá lọ síbi pé ó ní àwọn kíni ó ní àwọn shurut àti kíni àti mawani'a so shurut tí wọ́n fi máa lo àwọn ahkam so shurut àwọn mawani tí wọ́n fi máa lo kíni tí wọ́n fi máa lo àwọn ahkam so bákanáà wọ́n tún sàlàyé tí yẹn bá pa ẹ̀nkan kan ti nú ẹ̀sìn so nínú nǹkan tí ó yẹ kó máa ṣe wájìbù kan ni so lókùngbà tí ó bá ti ṣe lẹ́tọ̀ fúnra rẹ̀ ní pé wájìbù yẹn ó tọ́ kí yẹn fi ilẹ̀ pé kìí sọ̀rọ̀ yẹn so wọ́n sì wọ́n ibi iqamatul hujja láti wá débí báyìí so àwọn àǹfààní tó pọ̀ gan òní wọ́n ti sàlàyé fún yẹn òun náà kí yàn gbìyànjú kí yàn máa wọn dáadáa torí pé ibíbá abala yìí ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti ṣìnà so wọ́n fẹ́ lọ sí ọ̀rọ̀ mi nínú ọ̀rọ̀ al-imamayn wọ́n ní wa nuqimu fardal jihadi wal hajji ma'a a'immatil muslimina fi kulli dahrin wa zaman wọ́n ní wa nuqimu fardal jihadi wal hajji wọ́n ní al-imamayn abu eh, eh, ibn abi hatim ó gbà wá látọ̀dọ̀ àti afá rẹ̀ tó jẹ́ ọ̀rẹ́ bàbá wa nuqimu fardal jihad so a ma fi ọ̀ranyàn jihad a ma fi nílẹ̀ wal hajji àti ọ̀ranyàn hajj ma'a a'immatil muslimina so a ma ṣe a ma ṣe jihad àti hajj pẹ̀lú àwọn olórí musulmi ni o fi kulli dahrin ní gbogbo ayé wa zaman so àti ní gbogbo ìgbà so tá bá fẹ́ ṣe jihad tá bá fẹ́ ṣe hajj a máa ṣe pẹ̀lú àwọn olórí musulmi ni o so wọ́n ní qawluhuma wọ́n ní gbólóhùn àwọn imam méjèèjì pé wa nuqimu fardal jihad hadha min mumayyizati ahli sunna wọ́n lè lè nínú àwọn nǹkan tí ahli sunna dásà lẹ́sà ni o wa khasa'isihim àti tí ó dáwà fún wa allati ikhtassu biha èyí tí wọ́n dá wọn sàlẹ́sà min bayni sa'iri tawaif láàrin gbogbo àwọn ọjọ́ tó kù ààni ìtí mo gbà lérò ni iqamatu fardil jihadi ma'a kulli man waliya amrahum wọ́n máa ń ṣe jihadi pẹ̀lú ẹni tí ó bá ń darí àkóso wọn ni ẹni tó bá jẹ́ olórí wọn wa sawa'u kana hadha alladhi waliya al'amru barron yálà ẹni tí ó ń darí alamari wọn yìí ó jẹ́ èèyàn dáadáa ni kal il arba'a bí àwọn khulafa il-arba'a àwọn khalifa mẹ́rẹ̀ ni aw fajiran àbí ẹni tí ó ń darí alámàrí wọ̀nyí tó jẹ́ olórí wọ̀nyí ó jẹ́ pòkí ó jẹ́ lẹ́sẹ̀ fa inna hadha la yuthannihim anil jihadi ma'ahu wọ́n ni eléyìí kò ní gúnrí wọn kò níbi kíkà máa ṣe jihadi pẹ̀lú rẹ̀ wa hadha yadullu ala thalathati ashiya' wọ́n lè ìtọ́ nǹkan sí nǹkan mẹ́ta ahaduha aláwọ̀kọ́ annal jihad min al-fara'id al-muhkama jihad nínú àwọn ọ̀ranyàn tó clear ni so nínú àwọn ọ̀ranyàn tó clear pé a ah, kì ní yìí ọ̀ranyàn ló ìjẹ́ dùn ní lam yatra alayhi naskhun naskhu ti wọn ò tí abrogate wọn ò tí pa ìdájọ́ rẹ̀ gẹ́gẹ́ bí àwọn tẹ̀blígì sí ń sọ so àti àwọn oríṣiríṣi àwọn èèyàn nínú àwọn tán fẹ́ please àwọn ọ̀tọ̀ Ọlọ́run wa so tí wọ́n sọ pé ara ah, kò sí tí ń jẹ́ jihad ma so abẹ́lòmí náà ò ní sọ tasrihan yóò mọ́ sọ ta'ridan so nígbàtí èèyàn bá dí gbogbo ọ̀nà jihad tó wá ní jihad wà jihad ló wá kùmọ́ tó wà ó ní ara o ìgbàtí èèyàn ó ṣe jihad kíyàn wá dínà dínà dínà débi pé ah so jihad ilé igan bí èyàn parí èyàn sẹ̀ lọ gba kí nílẹ̀ ẹmbásí ẹmbẹ́sí àwọn kèfèrí kíyàn tó lè rí se ni so àwọn ẹlòmí ń sọ tasrihan so àwọn ẹlòmí ó sọ láàmẹ́lẹ̀ pé kò sí jihad ma oye so àwọn ẹlòmí ó sì sọ wọ́n pẹ̀ sọ àwọn ẹlòmí ó dọ́gbọ́n sọ so gbogbo wọn ìranù náà ni so yí tí ó yí àwọn èèyàn ni sẹ́rẹ́ ni sẹ́rí kíníkan wà sẹ́rẹ́ ni tí ó sọ nǹkan straight ah ó mọ̀ fún àwọn èèyàn olódodo ó díwà láwọn kò gẹ̀hùn so òun fánú rẹ̀ ó fi ní ilẹ̀ state ṣe rí nínú ìjìyà ẹni tí ó lọ ànù lọ́rùn tóhun tún sí àwọn èèyàn lọ́nà pẹ̀lú kó lọ́rùn wípé àwọn àfáàsá fún túnmọ̀ lè mọ̀ nígbà ìwọ tún burú gan nígbà o tún fún àwọn aláṣẹ so tún fún àwọn aláṣẹ pé ara nígbà Imam Ahmad sọ pé àwọn tí wọ́n ń sọ pé lábúrí bil Qur'ani makhluk wọ́n burú ju jáàmù lọ ẹ̀yin tó ń fún wọn wàhálà sí so akílùkọ rẹ̀ ṣe wá rínú àwọn tán fáwọn onísúnnà ní wàhálà sí nípa manhajì wọn ni Ali Hasan al so bó wá ní ìròyìn bá bó wá ní ò wá ní tọ́ sí ìsàlàyé hálù rẹ̀ àti ìfún ní ìdájọ́ tó tọ́ àti bó ṣe àtàwọn tí wọ́n tẹ̀lé ojú ọ̀nà rẹ̀ yẹn wọ́n ní ìtùwúfíà rasulullahi sallallahu alaihi wasallam wọ́n ní òjíṣẹ́ Ọlọ́run bá kú o nígbà tó ṣe pé òjíṣẹ́ Ọlọ́run bá kú o wal amru ala dhalik alamari yìí sí wà báyìí alamari yìí wà lórí pé kíni lórí pé a jihado so ọ̀ràn èyàn tó clear ni wa huwa baqin bi baqa'i hadhihi al-umma jihado ó ma wọ́n ni ummatu muhammadin sallallahu alaihi wasallam umma nabi sallallahu alaihi wasallam allati hiya afdalul umami kumman wa kaifan wọ́n ni àwọn ni al'umma tí ó tó lọ́lá jùlọ ní òdiwọ̀n ni àti ní bí wọ́n ṣe lọ́lá wọ́n nínú àwọn kan tí agbọ́yé ẹlẹ́kejì nínú àwọn kan tí agbọ́yé òun náà ni makanatu waliyil amri indahum ààyè tí olórí wà lọ́dọ̀ wa lọ́dọ̀ àwọn súnnà min haithu innahu lọ́nà tó sì pé àwọn o la yukhalifuna amrahu wọn ò ní máa ya pàṣẹ rẹ̀ wa sayati li hadhihi al-mas'ala in bọ̀ wá fún alamari yóò wọ́n ni mazidun mina tafsil wọ́n lè yí tó alékún nínú àlàyé láàkíkọ̀n tí ó wà lẹ́yìn inṣá allahu ta'ala so nípa pé èyí ya pa àṣẹ lórí olórí ní tọ́ àti rí pé pípọ̀ ẹ̀ sí ń lọ yìí so kí èyàn fi protect currency ẹ má ṣe òwò mọ́ currency mi so ẹ má ṣe òwò mọ́ currency mi pé tẹ́bá ti bá yẹ pé inú inú kílòkọ rẹ̀ inú ìlú lẹ́wà o so ní pé gbogbo tẹ́ bá fẹ́ ṣe tẹ́ bá fẹ́ yà ara yín so ẹ má ṣe pẹ̀lú currency ìlú náà ni àyẹ́ gbọ́rọ̀ sólórí lẹ́nu náà ni so yóò gbọ́rọ̀ sólórí lẹ́nu náà ni pé ókè báyìí báyìí báyìí wọ́n tún sọ pé ókè nǹkan báyìí báyìí báyìí ni ẹ ṣe o so yíò gbọ́lọ̀ sáwọn lórí nẹ́nu so but kí ló kọ́ rẹ̀ àwọn ṣe rí àwọn tough time ní ma ń túnà sírí àwọn èèyàn so àwọn tough time ní ma ń túnà sírí àwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ ìlú míì tán tóhun gẹ́ tí ń pèpè súnà ti pẹ́ǹsì báyìí àti rẹ̀ ń túwáì so tvc lẹ́lùmí tí ń sínà so ìwòkúwò lóòtó tó wò lórí tvc ló fi sínà so ẹ̀dàkùtọ̀rọ̀ lọ́n so ládúrú nǹkan tó wà ń lẹ̀ yìí ládúrú Eh, àkókò tí ìmọ̀ ń bùkátà yìí ah subhanallah al'adhim ìmọ̀ ìmọ̀ ìmọ̀ kò eh, síbi tó fẹ́ wádé tó téyàn tí ẹ lè ní téyàn lè rí èyí tó nítumọ̀ mẹ́ ah, ìmọ̀ pọ̀ gan wallahi ìmọ̀ pọ̀ gan ìmọ̀ so ẹni tó bá wá mọ̀ pé ìmọ̀ rí báyìí dákùn bóò ló ṣe lè ráyè tvc so so yàtọ̀ sí pé yíò wà mọ̀ fúnra ẹ̀ so ó ní àwọn ẹ̀tọ́ téyàn ó gbé lórí àwọn ará léyàn so èyàn náà wà risk so èyàn náà ó tún tán ìmọ̀ká ẹ̀dàkùn táìmù wo ló wá kù fún tvc so an bèèrè tà sí nínú àwọn àdí táwọn afáfin sọ pé gbogbo àwọn kílòkọ rẹ̀ gbogbo àwọn jagbajagba báyìí kí ẹ mọ́ gbé wọlé yàn náà so dáwẹ̀ pẹ́ táwọn àfáà ní kí ẹ gbé wọlé èèyàn náà ló tún padà tí lọ ìtàwọn àfáà fi ní kí ẹ gbé wọlé náà ṣẹ́wọ̀n kẹmáyìn so almuhim ni pé gbogbo àwọn táìmù tó lè yí o tún àti àwọn èèyàn ẹgbẹ́ òkè sí ó bẹ́ẹ̀ tí èèyàn ń sọ pé súnnà ní kìíní so àdánwò sí data ẹ̀sì jú síta ẹlòmí tí wọ́n mọ̀ pé tóhun ṣe òtọ́ yóò tún wọ́n mọ̀ fi sí pé so that they won't come and attack me bọ́n bí ẹnìkan kan attack ẹni ànù ní ọ̀ so pẹ̀lú èyí tó ṣe ẹni ànù ẹni ànù ní ọ́ so pẹ̀lú nǹkan tó ṣe yẹn so àṣírí àwọn èèyàn tún pẹ̀lú fìtínà gẹ́ni o so bí fìtínà sí ṣe máa rí nìyẹn so bí fìtínà sí máa tí nǹkan bá lé gbogbo tí àti wá sọ ti ń pèpè sí látijọ́ yìí gbogbo tí wọ́n ti sọ látijọ́ àwọ̀ àwọ̀ tí nǹkan bá lé bóyá so yí tí fitna wà fún ni wọ́n ni athalith alhirsu ala jam'il kalimati muslimin wọ́n ni ìsapá láti kó ọ̀rọ̀ àwọn musulmi papọ̀ wa ma ahsana ma qalahu wọ́n ni kí ló dáa tó nǹkan tí ó sọ thani khulafa'i rashidin ẹlẹ́ẹ̀kejì àwọn khulafa'i rashidin ẹni kejì nínú àwọn àwọn àlífà rashidin wọ́n ni amirul mu'minin wọ́n ni olórí àwọn mu'mini yóò radiyallahu anhu tàní náà sọ yóò òun náà ni umar wọ́n ni la islama illa bi jama'a wọ́n ni kíni kò sí islam àyàfi kíni àyàfi pẹ̀lú jama'a wala jama'a kò sí islam àyàfi pẹ̀lú kíni pẹ̀lú pé káwọn musulmi wà papọ̀ pẹ̀lú pé káwọn musulmi kí wọ́n wà papọ̀ wala jama'a bẹ́ẹ̀ ni kò sí pé àwọn musulmi wà papọ̀ illa bí ìmáàrọ̀ àyàfi lábẹ́ olórí wàlá ìmáàrọ̀ kò sí sí olókò sí pé èyàn wà lábẹ́ olórí o illa bí sam'in wa ta'a àyàfi kẹ́ ma gbọ́rọ̀ kẹ́ sì ma tẹ̀lé nǹkan tàbá sọ nadhkuruha mukhtasirina wọ́n ni a sọ lẹ́ni tá ṣe ní ṣókí wa in kanat tastad'i baston wọ́n ni kódà kó sí pé masala yóò ń bùkátà kíyàn fẹ́ lójú so wa mazida tafsilin àti nǹkan tó lékún ní àlàyé wa tilkumul masala wọ́n ni alamari yóò hiya aqsamul jihad òun ni àwọn àpín jihad pín sí wọ́n ni fa aqul wọ́n lè mi sọ fún yí pé yanqasimul jihadu ila qismayn jihadi pín sí ìpín méjì alqismul awwal ìpín alákọ̀ọ́kọ́ jihadu talab offensive jihad so jihad tó ṣe pé èèyàn lè yóò gbé dìde ní pé ah ọya àwọn ẹni báyìí báyìí báyìí so ó ti tó láti jà wọ́n lógun èyí tí àwọn èèyàn tí wọ́n ń dọ́gbọ́n àwọn tó máa ń dọ́gbọ́n so fẹ́ sọ pé kò sí jihad mọ́ bọ̀ nílà amọ́lẹ̀ so tí wọ́n sọ pé kò sí jihadu tọ́làbù ma so wọ́n ni kò sí jihadu tọ́làbù ìwé jihadi pé kíyàn lọ àtàkà àwọn èèyàn kò sí má so wọ́n ni kò sí má èyí tó sọ pé nínú àwọn nínú ẹni tó fọ́l jùlá tó yí pé opposite àwọn àránù méjì ó sì kójọ sára ẹni yìí ó ní Qardawi at the same time tí Qardawi jẹ́ Khariji so òun náà ló tún jẹ́ pé òun náà tún ya ìtakọ àwọn àwọn nǹkan nọ́ẹ̀sì bó sì jẹ́ Khariji tó so òun náà ni ó tún takò pé ara so demokratiya so ana ọkọ̀ demokratiya ala tatbiqi sharia so nípo òun gbọ́lá fún káwọn máa ṣe democracy lórí káwọn ṣe sharia this same person náà jihadi fọwẹ́lẹ́wẹ́lẹ́ but this same person náà ẹ̀tún lọ rí opposite lọ́dọ̀ rẹ̀ so ẹni ànù gbá kò sí ìranù tẹ́ ń wá láyé tí ò sí lára Qardawi kò sí ìrú ìran ránù yẹn tí ò sí lára Qaradawi so yóò tako jihadi di òun náà ni ó tún sọ pé àwọn suicide bombers pé èyí tó bá ṣe tó se tó se bó ti tọ́ àti bó ṣe yẹ ẹlẹ́kùn suicide bombing wọ́n ló tọ́ àti bó ṣe yẹ so ní pé tó bá se bó tọ́ tọ́ àti bó ṣe yẹ òun ti ẹ̀ kò sí problem ṣe wọn kí so àbí àwọn òun rí pé àwọn Palestine tàwọn àwọn lè mọ́ lu suicide bombing so bí dawabitiha wa shurutiha so <laughs> so pẹ̀lú àwọn àwọn nǹkan tó dé àtàwọn mọ́jẹ̀mú rẹ̀ ṣe ẹwọ jagbajagba so annu lélẹ̀ yìí so àwọn èèyàn máa ń tako jihad tọ́lá ní pé kò sí offensive jihad mọ́ ẹ tún láwọn west náà so all of the battle wọ́n ní gbogbo àwọn ogun tó ti ṣe Ọlọ́run bá jà defense lànà bí fi ṣe so kò sí èyí tó jẹ́ offensive nínú gbogbo ẹ̀ torí pé Ànábì alaihi wasallam kan máa ń wá àwọn èèyàn báyìí ni so gbogbo tí ó bá ṣẹlẹ̀ so tó bá kan wá àtàkà so ní pé ní pé kí so wọ́n tún fi nákùsù ti sa Ànábì sallallahu alaihi wasallam wọ́n rò pé so ní pé ara gbogbo ogun tá Ànábì jà defensive ni jihadu so ní pé kódà ẹ wo Badru ní pé ọlá Abu àwọn Quraysh náà tẹ́lẹ̀ wọ́n ti kọ́kọ́ gba àwọn nǹkan ní àwọn mùsùlùmí ní Mẹ́kà so wọ́n kẹfẹ́ gbà padà náà ni so wọ́n àmọ́ wá jágbàjàgbà wọ́n á tó papọ̀ àwọn mẹ́rẹ́ ìsákinaginu so wọ́n mọ̀ á tó papọ̀ wọ́n mọ̀ tó papọ̀ so but òdodo ni pé jihad tọ́làbò wà offensive jihad wà so but gẹ́gbọ́n sí sọ gbogbo àwọn kìíní ìlò ní mọ́jẹ̀mú rẹ̀ so torí pé gẹ́gẹ́ báwa sí gbìyànjú rí ojú ọ̀nà tó wà wásàtò yìí àwọn kan wà táwọn rin ojú ọ̀nà àṣejù so gbogbo ọ̀rọ̀ Umar yìí pé la islama illa bi jama'a àwọn èèyàn náà ẹ̀rí so wọ́n ní la jama'a wọ́n ní la jama'a òun ni islam òun ni Umar ti sọ pé kò sí islam àyàfi pẹ̀lú kíni pẹ̀lú jama'a bí so ìwọ tó bá sí lábẹ́ jama'a kèfèrí ni ọ́ ń sọ so ìwọ tó bá sí lábẹ́ jama'a so wọ́n sì kó wọ́n sì kó wọ́n kó àwọn nǹkan tí so ala kulli hal so in ta fili ni ẹ pé wọ́n àwọn náà wọ́n kara wọn kọ́ àwọn jama musulmi láyé lónìí so tó bá ti sí lábẹ́ wọn gbogbo islam tó bá mọ́ sí wọ́n bá kàn rẹ̀ ní sọ wọ́n kàn rẹ̀ ní sọ torí wọ́n fẹ́ lù ọ fún bò ní o so wọn ò kọ́kún musulmi o wọ́n ni alqismul awwal jihadu talab offensive jihad wọ́n ni wa huwa min khasa'isil imam offensive jihad yìí inú àwọn in tó dásàlẹ́sà fún olórí ni wala yajuzu ala al'umma kò tọ́ fún al'umma aliftiyat kí yẹn ma drag alayhi fi kí yẹn ma drag ẹ pẹ̀lú mọ́mú bẹ̀ pẹ̀lú olórin bẹ̀ wọ́n ni fahuwa min khasa'isihi wọ́n ni nínú àwọn nǹkan tó dásà lẹ́sà fólórí ni wà min huquqi wilayatihi nínú àwọn nǹkan tí ó jẹ́ ẹ̀tọ́ ìjẹ́ olórí rẹ̀ ni nípò òun ni ó dìklẹ́ pé tọ́ ọya jihad yáwó tó ọya jihadi ní tẹ́yìn ó fi rí ní ẹ pé wallahi ní táwọn afá ń sọ nípa dáúlà Uthmaniyya àwọn nǹkan tó tó tọ́ so àwọn nǹkan tó true tó sì rí lè tó tọ́ ni so ní táwọn afá ń sọ nípa dáúlà Uthmaniyya nípa pé dáúlà yìí reality dáúlà shirki àti kúfúrù àti kìbáàbà àti kùbúrù so dáúlà ẹbọ ìbọ sàárè ìbọ àwọn domes ni so àti ìmọ̀tẹ̀lé ìdájọ́ Ọlọ́run ọba so èyàn ó ti ẹ̀sí clear pẹ̀lú pé wọ́n gbógun ti ẹni tó tẹ̀ ń pèpè sí tawhid náà wọ́n gbógun ti dáwà tawhid bó ẹ máa wo nínú àwọn nǹkan tí kò tún sí tawhid kan fún wọn bẹ̀ ni pé àwọn dáwọ́lá Uthmaniyya wọ́n lọ sáìdì pẹ̀lú Germany níbi kílọ̀kọ́ rẹ̀ níbi World War táwọn èèyàn máa ń sọ so ẹ máa wo ẹlẹ́kùn ẹlẹ́fẹ́ jagun mùsùlùmí tó lórí mùsùlùmí pé àwọn kèfèrí lè wọ́n bá jà oláwẹ́ ẹ̀kẹ́ mọ̀ wò báyìí káwọn kèfèrí mọ́ para wọn lọ ní in tó bá para wọn kù so pé pẹ́tọ̀ in tó bá sẹ́kù so so but àwọn náà sí kí ni àwọn náà join wọn so àwọn náà join wọn ìbàtí yóò tún wá join wọn àwọn mufsidi fil ardi lè yẹ́lọ join so torí pé la shakka pé eh, arákùnrin tó darí àwọn Germany mufsidi fil ardi ni so mufsid fil ardi to ni agbara gan ni so ó ta ẹ̀jẹ̀lẹ̀ lo ó ta ẹ̀jẹ̀lẹ̀ lọ so nínú lẹ́vù àwọn firaun levu kúfúrú àwọn firaun so ati àwọn haman levu rẹ̀ lẹ́ni yìí so àti ìjẹ́jà báàrù lórílẹ̀ so eléyìí o kò sí èméjì ń kalẹ̀ fún mùsùlùmí so nípa alákùnrin tán pè ní isla ṣe máa wo àwọn dáúlà yìí wọ́n wá lọ kó ọkọ̀ papọ̀ mọ́ ẹlẹ́kùn kẹ́límà ọlọ́run ló lẹ́fẹ́ jà fún pẹ̀lú ẹlákùnrin báyìí sẹ́wọ̀n kẹ́ ẹ ma wá wò àwọn ìkwáni dáúlà táwọn ma yìí nìyẹn di ma yìí nìyẹn bí a ah, Turkey pé eh ah, Turkey pé ah the only Muslim country so the only Muslim country ah ẹ̀kàn wẹ́lò mí báyìí pé ṣe nǹkan omi ò ti rọ́lọ́ ẹlòmí lọ́pọ̀lọ́wà Sheikh Uthaymeen sọ pé àwọn rí Turkey bí ìlú àwọn Europe yòókù náà níbi tó yẹ Sheikh Uthaymeen ló sọ o níbi tó yẹ kí yàn ṣe hijira kún bẹ̀ wọ́n láìbó ṣe rí nìyẹn subhanallah yàtọ̀ sí pé àwọn pípù yìí wọ́n wọ́n rí bá ṣe rí níbi pé àwọn ìlú àwọn eh, kùfàrà bí kíní lànà fi ń ṣèjọba wallahi Islam wọn a ní mo ti wá rí láti rí Salafi tó wá láti Turkey so èyàn padà rẹ̀ ọ̀kan bọ̀ òun náà wá sọ pé kò sí wallahi ó ní kò sí rárá àti ara ó ní kò sí rárá àti ara kò sí kò sí ṣe wọ́n ma ibi táwọn pípù ìburú dé ni pé wọ́n tún wọ́n ń kó àwọn tangba Islam ní Europe tó láwọn rí Turkey nínú àwọn nǹkan tí ó mú owó fún wá fún Turkey náà nìyẹn pé ókè káwọn ma kó àwọn èèyàn lọ sí Maka kama gbogbo àwọn kan báyìí wallahi gbogbo àwọn tó sì tún gba Islam ní Europe wọ́n sì kó wọn ṣẹbọ wọ́n kọ́ àyàn lọ́mọ́ kàbáyì wallahi wọ́n sì fún wọn wọ́n sì mo rí báyìí pẹ̀lú ojú mi ni o kán máa pè sàárẹ́ ànábì wallahi ṣẹ́wọ̀n kẹ́ àwọn kìíní pọ̀ jù torí pé àwọn náà jẹ́ bí bridge sí láti Europe sí Asia so wọ́n wọ́n kọ́ àwọn èèyàn sẹ́ bọ́ sámú jihadu tọ́lábò nínú khasa'is imamu so a ní pé wa min huquqi wilayati wọ́n ni wa haddu jihadu tọ́lábò wọ́n ni definition jihadu tọ́lábò offensive jihad ni pé huwa tajyishul huwa tajyishul ni pé kíyàn prepare àwọn ọmọ ogun wa tajnidul junud àti kíyàn prepare army wa idadul idda àti kíyàn prepare nǹkan tíyàn prepare aláàzìmà tó necessary mina rijal nínú àwọn ọkùnrin ni wal'itad àti àwọn nǹkan tí yíò nìdí ni al'idda alqa'ira àbí al'udda alqa'ira so ní preparation tí ó tí ó wà conquering lè kùfàr fáwọn kèfèrí tí ó ní preparation tí ó borí àwọn kèfèrí wọ́n ni wọ́n aqdu rọ́ya lidhalik àti kíyàn gbé flag lórí ẹ̀ lè rọ́fìn rọ́yàtì islam láti lè ṣe kíni láti lè raise the flag islam wà ilá ìkẹ́lìmọ̀tìlá àti kíyàn fi gbé ọ̀rọ̀ Ọlọ́run bá sí ni kíyàn fi gbé ọ̀rọ̀ Ọlọ́run bá ga so ibi tá ń lọ ni pé bóòlù àwọn eléyìí ṣe wá gbé ọ̀rọ̀ Ọlọ́run bá ga pẹ̀lú pé wọ́n jà pẹ̀lú kèfèrí láti establish kèfèrí láti establish kúfùrù láti fi kúfùrù lọ́lẹ̀ lọ́lẹ̀ wallahi in tó fa náà nìyẹn torí gbogbo àwọn ìkọwà ní gbogbo tí ó yí wọn náà nìyẹn gbogbo khilafa tẹ́yìn sí jahlu wọn àti kílòkọ rẹ̀ àti safaha wọn òun ló fà tán fi rí Palestine gbà torí pé táwọn mùsùlùmí ti wo táwọn tí khalifa àwọn tán pẹ̀lú àwọn ní khalifa ń gbà yẹn àwọn afọ́wọ̀ àwọn gbé sàárì kódà wọ́n gbé ìbọ sàárì wọ́n gbé lárugẹ gan ìbọ sàárì wọ́n gbé lárugẹ gan so wọ́n gbé lárugẹ gan ṣé mo pé ìyàtọ̀ la sọ pé wọn ò recognize ní khilafa Islam ìyàtọ̀ ni pé khuruj lórí wọn ó yé nǹkan méjì ní méjì o aha so torí ìtẹ́lùmí ẹgbọ́ yìí nìyẹn pé sáà ń sọ pé àwọn olórí ìlú tá wà ní pé wọ́n lò dájọ́ kò sẹ́ni sọ wọ́n lò dájọ́ Ọlọ́run kò sẹ́ni tí ó sọ fún ọ̀gá pé ìwọ gan lọ́mọ ọjọ́ ìwọ lọ́mọ báwọn olùdájọ́ àbí sẹ́ ń súnà sọ bẹ́ẹ̀ tó àyàfàwọn aláró a sì mọ̀ fáwọn ilé ìwọ̀ súnà so but kí ló kọ rẹ̀ kò sún súnà tí ó sọ fún ọgbó yá lọ́jọ́ ìwọ̀n mọ́ báwọn ṣèdájọ́ ìyàtọ̀ wà láàrin pé ókè àwọn ẹni yìí ìdájọ́ kúfùrù náà fi ń dájọ́ àti pé ókè sáwà jáde lé wọn lórí oye so but in tó nílẹ̀ ni pé àwọn khilafa Uthmaniyya kúfùrù sámú so kúfúrú sámú tó ní agbára àti ilhad àti ìna àti sponsor gbogbo àwọn tí wọ́n revive eh, jahmiya àwọn ottomani wọ́n revive jahmiya wọ́n tí wọ́n á straighten rẹ̀ gẹ́ so allahul musta'an wọ́n ni wa ila'i kalimatillah wọ́n ni wa hadha al-qismu wọ́n ni ẹ̀rí eléyìí qad ajma'a ahlul ilmi wal iman wọ́n ní àwọn onímímọ̀ àti àwọn tí wọ́n nígbàgbọ́ ala annahu min khasa'isil iman nínú nǹkan tó dásàlẹ̀ ìsà fún lórí ni o alladhi wallahu allahu amral muslimin olórí tó ṣe pé Ọlọ́run bá fi jẹ olórí lórí àlámọ̀rí àwọn musulmi fa innahu huwa alladhi lahu haqqun nadhari fi òun ni yóò wòye fa in ra'a al mas'alata wọ́n tó bá rí pé á ah, in tí ó tẹ̀sùn wọn jù wọ́n ni fi kìtàlì man yalihi minal kuffar níbi ìgbógun ti àwọn tí ó wà láyé kalẹ̀ nínú àwọn kuffar qatala yóò jagun so yẹn wọ́n ń jagun sí ẹ̀sì rí irọ́ ní gbogbo wàláhì nínú àdánwò tó ṣẹlẹ̀ láyé lónìí ni pé wọ́n dì sáàmù àwọn èèyàn àwọn sì ń lo gbogbo àwọn gbogbo nǹkan tó yẹ káwọn máa wọ́n dì sáàmù àwọn èèyàn yòókù àwọn sì ń ṣe gbogbo dáwọn pé ah United Nations kàmọ̀ wá rẹ̀ ní síra wa kákan gun orí ìgbìkan kákan mọ́ sọ̀rọ̀ whereas àwọn kílòkọ̀ rẹ̀ àwọn ọ̀tọ̀ náà àwọn mọ́ta wọn sí so ẹlẹ́gùn ìlú ìlú oríṣiríṣi wọ́n lọ́bẹ̀ wọ́n babẹ̀ jẹ́ wọ́n yọ àwọn olórí ibẹ̀ so Libya ní South America, eh, South America ní oríṣiríṣi ayé gbogbo bí èmi ò politics gọ́lá ń sọ so kílòkọ̀ rẹ̀ in táà yẹjú fúnra wá ní <laughs> so iya ta yanjú fún àwọn ni pé lára àwọn tí ó túnmọ̀ defend jihad tí ó túnmọ̀ tako jihad tọ́lábù ni pé kò ní ìdíkò tako jihad tọ́lábù àwọn ọ̀tọ́ ọlọ́run bá gan àwọn gan gbọ́ jihad tọ́lábù yẹjú ọlọ àwọn gbọ́ yé pé àwọn gbọ́dọ̀ lọ gbógun ti àwọn ìlú kan so in ten nígbà tán sí estimate pé 80% war táwọn ènìyàn jà in modern times ìlú onílù wọn sí lọ ń jà wọn so àwọn ìlú yìí àwọn sì wọ́n yìí ní sí àwọn náà kọ́kọ́ gbá àwọn sójà débẹ̀ so ẹlẹ́kùn kí lélẹ́ tẹ́lẹ̀ bá ṣe jihadu tọ́lá kí wá láfẹ́ pẹ̀lẹ̀ ṣe ziyara náà ṣe so kìí ṣe ziyara náà ṣe wọn lọ ṣe ziyara fáwọn tán kó bọ́mù kó so kí lọ́kọ́ rẹ̀ wọ́n lọ jà wọ́n lókun nínà so àwọn náà ó sọ pé wọ́ wọ́ ti ṣẹlẹ̀ àbí kí wọ́n ran àwọn kí lọ́kọ́ rẹ̀ kí wọ́n dà lúrú wọ́n kọ́kọ́ gbé àwọn sanctions oríṣiríṣi so tí nǹkan bá ti lé máwọn èèyàn so tán bá ti wá fẹ́ tako lórí ẹ̀ wọ́n wà sí kíni wọ́n wà ran àwọn èèyàn lọ́wọ́ láti takò lórí ẹ̀kọ́ yá ẹ takò ẹwùn kan so tẹ́lẹ̀ ìwọ̀n bá ṣe jihadu tọ́lábù kílé kí nìyẹn jẹ́ so democracy ẹ̀sìn gẹ́gẹ́ náà lòun náà fúnra rẹ̀ so ọ̀rọ̀ yìí tó ní nǹkan gbámù ni wọ́n ni فإنه هو الذي له حق النظر فيه فإن رأى المسألة الراجحة في قتال من يليه من الكفار قاتل tó bá rí pé àǹfààní bo níbi kíyàn jagun kíyàn jẹ àwọn tí ó súnmọ́ nínú àwọn kèfèrí kíyàn jẹ àwọn ológun yóò jagun wọ́n ni fayazhafu ala man yalihi min al-kuffar wọ́n ni yóò ṣe kílùkọ rẹ̀ yóò match zahafa ní kíyàn match wọ́n ni yóò match lọ sọ́dọ̀ àwọn tí wọ́n súnmọ́ nínú àwọn kèfèrí wọ́n ni wa yukhayyiruhum bayna amrayn yóò tún wáyé kan choose láàrin àwọn alámẹ̀rí méjì torípé kìí ṣe gọ́ọ̀yà ní pé kíyàn balẹ̀ jẹ́ so kìí ṣe gọ́yà ní kíyàn balẹ̀ jẹ́ kìí ṣe tí Islam wá ṣe nìyẹn pé kákan ma wá gbẹ̀jẹ̀ lọ ara yóò fún alámẹ̀rí méjì imma islamu yálà kan gba islamu awil jizya àbí kásẹ̀ kíni ká ma ṣe jizya fàyín abáwò tẹ́bàlá wọn ò gba islamu àwọn òsìsẹ́ kíni àwọn òsìsẹ́ jizya so àwọn òsìsẹ́ kíni fa safe ìdàlókù báyìí so ìdàlókù náà mo tún rántí kìníkà ní pé nínú àwọn abala yìí gan nínú abala pé òkè tara àwọn tẹ́yàn fún ní jízíà tara àwọn tẹ́yàn fún ní kílòkọ rẹ̀ tara àwọn tẹ́yàn ní tí wọ́n ní option jízíà nínú àwọn masáì tó yí pé àwọn èèyàn náà tún kọ́dọ̀ ni àwọn èèyàn tẹnu bọ́ so ní pé à báyìí àwọn ilé ilé èèyàn fún wẹ́ẹ̀ láti púpọ̀ àwọn nǹkan yìí ó gba èèyàn wò èèyàn wà e, àwọn olùmọ́wò àwọn olùmọ́wò wọ́n wá ṣe ìṣtìhádìí lé lórí pé ókè ìtọ́nà ọba sọ

ó padà lìdí sáwọn kẹmí nínú àwọn kẹtí ó correct nínú àwọn ọ̀rọ̀ wọ́n yíwa in rọ́ almas'alata rajihatun wọ́n ni tó bá rí pé almas'ala wa in rọ́ almas'alata a tó bá rí pé mas'ala rajihatan fi aqdil uhud níbi kíyàn ní agreement pẹ̀lú wọn kíyàn contract agreement pẹ̀lú wọn ni wal so àbí kíyàn ní àwọn wasíkọ̀ wasíkọ̀ gidi ni o so wọ́n ni wal mawathiq wal musalahat àti kíyàn sí kí ní kíyàn ní àwọn ìntíyàn jọ àgírí sí lórí so àwọn wà sí torí pé nínú àwọn nǹkan táwọn èèyàn ma tún fi sẹ̀ ilé ní pé àṣìbá nẹ́bì náà ṣe sùúrù débíyà ànẹ́bì náà ṣe sùúrù débíyà náà so ní pé sùúrù débíyà nẹ́bì náà ṣe tọ́ ìbátá nẹ́bì wá fẹ́ ṣe sùúrù débíyà ibo ló ti rí mẹ́ pé tọ́ ọya àlì kọ inna dinana wahid so kọ síbẹ̀ so ní pé ẹ̀sìn wa o pẹ̀lú ẹ̀yin kùrẹ́ṣì ẹ̀sìn wa gangan náà ni wa rabbuna wahid so kọ́ síbẹ̀ wa kitabuna wahid ní pé tíra tá ń tẹ̀lé ẹ ọ̀kan ni kọ́ síbẹ̀ so kọ́ síbẹ̀ ibo láti wá ló ti wà wọ́n bí sùúrù débíyà torí pé ẹ̀kọ́ wà bí sùúrù débíyà látúntọ́ táwọn afáàmà sọ kúrò àwọn afáàmà àfúrọ́dà rẹ̀ pẹ̀lú tààlif so but ibo ló ti wá wà ń bẹ́ ń pé àwọn kò fáàrù kéèyàn máa sọ fún wọn pé ẹ̀sìn kankan náà là ń ṣe so ibo ni ó ti wà nú sùúrù débíyà torí pé ìdí àbá fẹ́ fi sẹ̀rí at least kó bẹ̀rí mu so ìdí àbá fẹ́ fi sẹ̀rí at least kó bẹ̀rí ẹ̀ mú pé ókè in tí ẹ̀rí ẹ̀ tọ́kàlé lórí ni so but àwọn èèyàn wọn kàn máa lù nǹkan bó ṣe wù wọ́n ni so allati takfulu li ahli al-islam wọ́n ní irú àwọn agreement yìí àbáwọn kílòkọ́ rẹ̀ àwọn pact so àbí àwọn kí oríṣiríṣi ó kọ́ náà ti fún so kí ló kọ́ rẹ̀ pé takfulu li ahli islam wọ́n ni tí ó protect fáwọn ahli islam o dáúlátà islam so àkílùkọ́ rẹ̀ dáúlá islam in tí sẹ́kù bí bá ti sọ fáwọn nìyàn pé kí ní ìtẹ́ bá agree pẹ̀lú àwọn yahudi yóò protect yìí ah bàbá bin baz àwọn salman gbogbo àwọn kìíní wọ́n sì jáde lórí baba bin baz bàbá bin baz sọ pé tí bàbá bin baz bá sọ̀rọ̀ tẹ́lẹ̀ bí bàbá imam ahmad sọ̀rọ̀ ni so kò sẹ́ni kankan tí ó sọ kankan mẹ́ kí ni fitna Khalid ṣẹlẹ̀ sí báyìí nígbé ah, àbábí bá sí ní ok àwọn wọ́n rí maslaha pé ok kí wọ́n kí wọ́n sí kí wọ́n gba ìrànlọ́ àwọn kòfàr láti fi ja ẹlòmí tó ń káfìrì eh, káfìrì mí náà láti ja lógun tó ìwé but káfìrì tí ẹ̀ òun muharibu ni oye so wọ́n wá gbà ìrànlọ́wọ́ rẹ̀ wàláì kí ni bàbá bin báàsì fi afáwọn olórin fatuwa sí báyìí wọ́n tún ní gẹ́sì bàbá bin so ọ̀rọ̀ bàbá bin báàsì tó wá di pé tó bá lọ tẹ́lẹ̀ àwọn àmà ọ̀làmọ́ um, ìsàlátìn àti gbàyẹn ni gbogbo fitna ọ̀làmọ́ ìsàlátìn ní ti bẹ̀rẹ̀ gbogbo àwọn tó sì ń bẹ tó so kí wọ́n tẹ́mbẹ̀lẹ̀ àwọn àfáà lẹ́mí àwọn so gbogbo àwọn gbogbo so wọ́n ni

wọ́n ní ọ̀hún gbogbo àwọn bàbá ohun kíníkà kíníkà wọ́n kà fara bàbá bin Baz so bàbá Albani náà sọ the same thing fún wọn the same thing ọdí bàbá Albani tó bá yí pé kí ló kọ rẹ̀ bàbá Albani tún wọ́n àwọn gbé ní Sham ẹ mọ́ wẹ̀ kọ́fà so àwọn tún gbé ní Sham kódà lí ọ̀rọ̀ bàbá Albani lórí àwọn nǹkan yìí gan ó tún fẹ́ pọ̀jù àwọn àfáà yókù gan lọ the same thing táwọn náà rí nù pé à àwọn Yahudi wọ́n ti gbalẹ̀ kò sẹ́ni tí ń sọ fún wa pé mùsùlùmí ni wọ́n kò sẹ́ni tí ń sọ fún wa pé alábòsí kọ́ ni wọ́n kò sẹ́ni tí ń sọ fún wa pé yìí tán ṣe tọ́ but bó la ṣe protect ẹ̀jẹ̀ àwọn mùsùlùmí so òun náà nìyẹn báyìí ṣe òun náà ti ń rí báyìí so òun náà ti ń rí báyìí whereas this same àwọn èèyàn máa ń rò pé àwọn gbẹ́ ni but ibi tí gbogbo ọgbọ́n wà ní kéèyàn tẹ̀lé ànábì sallallahu alaihi wasallam bó ti tọ́ àti bó sì yẹ this same gbogbo náà wọ́n mọ̀ ní ẹ eh, ànábì ṣe agreement agreement ti wádà ànábì ṣe sulhu Hudaybiyah àwọn mùsùlùmí wá fẹ́ ẹ̀ẹ̀mọ́ bó ṣe rí ni tí tàwọn ànábì lágbára jẹ́lẹ̀ ìrọ̀fà àwọn mùsùlùmí fẹ́ wá jọ́sìn ilé ọlọ́run nílé tí ànábì Ibrahim kọ́ so ibilé ìjọsìn àwọn mùsùlùmí wọ́n fẹ́ wá ṣe ọmọrọ̀ àwọn kò fárúsù ní báhùn ó yẹ padà ó yẹ mọ́ padà ó yẹ ẹlákun àwọn eléyìí ò rí bẹ́ẹ̀ àwọn eléyìí lọ hajji ń gbogbo àtọ́ ibẹ̀ náà lórí òtún túnmọ̀ kàfánà àwọn tó wà lákòóso hajji so ẹmọ́ wo àwọn eléyìí ò rí bẹ́ẹ̀ o ilẹ̀ lásán ilẹ̀ lásán nígbà lọ́wọ́ yín àwọn èèyàn fẹ́ victory tọ́lọ́wọ́n bá fà nẹ́bì sallallahu alaihi wasallam wọn ò sì fẹ́ tẹ̀lé ojú ọ̀nà tọ́lọ́wọ́n bá subhanahu wa victory ìgbẹ́ ókè ànẹ́bì náà ní sùúrù ní sẹ́ ti gbà náà wọ́n iṣẹ́ ẹ̀yin tún dájà náàbì lọ́tà náàbì kú òun lù torí wọn ni àwọn mùsùlùmí kú òun lù torí wọn àwọn mùsùlùmí kú òun lù torí wọn àwọn mùsùlùmí kú ò ní ìlú torí wọn so but akílùkọ rẹ̀ wa ma bi jurhin li mayyitin ilamun wani wa in ara wa in ra'a al-mas'alata ok wani al-musalahat dáúlátàn islami wa tahmiha tó bá yí pé àwọn agreement ni ó protect rẹ̀ ẹ wá wo àwọn dáúlà Saudiya táwọn sí agreement ṣé kò ṣe kò protect ìlú wọn ṣé wọn ò rí islam wọn ṣe ṣé bẹ́ẹ̀ kọ́ láwọn afá súnnà ti ń jáde gbogbo yíò tẹ́rin lọ́nà káyé sá dàrú kí gbé ẹ̀mọ̀ àyùbá mọ́ sọ kíníkà pé kíníkà ẹni títẹ̀ ti bàjẹ́ rẹ̀ mọ́ ń wá àwọn èèyàn mọ́ ṣe rí bí kò sí dá fún wa yìí bí ò sí gbọ́nà dá báwọn Saudi lẹ́nu sẹ́wọ̀n gan kí wà ló fẹ́ gbà mẹ́ torí pé tẹ́lọ mi ó sọ àwọn Saudi sí ìwò rẹ̀ ẹnu kí wọ́n tí wọ́n bá wò náà kí ni wọ́n fẹ́ ṣe ṣe báwọn tí ó wò náà náti náti náti Iran tí ó wò náà kí lórí ṣe fún Palestine àwọn èèyàn kí ní ṣe àwọn èèyàn báyìí náà òun tí ó wò náà ni ó àwọn Saudi ẹ̀sẹ̀ bí Iran ti ẹ̀gbẹ́ ṣípù ah, ẹ̀ṣípù kí á ló rí fi ṣe so kí wá lórí fi ṣe whereas ẹ tún rí pé àwọn ènìyàn náà tún billions wọ́n tún náà láti fi sànú àwọn tí wọ́n wà displaced àwọn èèyàn ò sí tẹ́lọ́rùn o àwọn èèyàn ò sí tẹ́lọ́rùn gbogbo tí wọ́n bá ṣe láyé kẹ́ẹ̀mọ̀ sí nítorí ọ̀rọ̀ ọ̀bá àwọn èèyàn lé láti tẹ́lọ́rùn kódà òjò tọ́lọ́run ọbó padà dányẹ̀wò lórí gbogbo dáadáa tí ẹ máa ń ṣe ni pé òjò táwọn èèyàn ó ṣe fàárù gbogbo nǹkan yẹn tí wọ́n ó ṣe kúfùrù gbogbo tí ẹ ń ṣe pé kí ló ṣe kò ṣe kankan ní nígbésí ayé rẹ̀ ìgbà yẹn lọ́nà fẹ́ dányẹ̀wò pé èèyàn ń ṣe torí Ọlọ́run ọba so ilé ìṣe pàtàkì yàn wọ́n ni falahu dhalik wọ́n ló lórí ní ó ní hakò ilé wa laysa li ahadin wọ́n ni kò sí fẹ́ni kankan jama'atan aw fardan kò sí fẹ́ni kankan yálà ẹni yẹn jẹ́ jama'a ni o àbí kíni àbí ó jẹ́ àkílọ́kọ̀ rẹ̀ individual àyẹ́nsì bá nafsahu ní pé kó gbéra rẹ̀ kalẹ̀ lidhalika fẹ́lẹ̀ abadan láyéláyé ìpé kíyàn gbéra rẹ̀ fẹ́lẹ̀ kó gbéra rẹ̀ kalẹ̀ fẹ́lẹ̀ pé àwọn aláàmọ̀ pàṣẹ jihad nsìn pé tọ́ òun ti wá pàṣẹ jihad báyìí òun ti gbógun jihad lórí Amẹ́ríkà so gbogbo ẹni tó bá lè bọ́m kó bọ́m gbogbo ẹni tó bá lè lọ bẹ́ kó lọ bẹ́ so gbogbo ẹni bá lè lọ bán kó lọ bán pé òun ti stániwọ́ tó wọ́kọ́ ń gbé ogun tóhun tó ń pa àwọn mùsùlùmí láṣẹ lórí ogun náà ìpé òun à khalifa lòun o kọlífà ni pé òun òun ṣe kílòkọ rẹ̀ àwọn bẹ̀rẹ̀ ní Baghdad so àwọn sì ti gba wọn ìlú káàkiri ara so tó bá jẹ́ báwọn ni àwọn kọwárìjì náà gbogbo àwọn kọwárìjì táwọn náà ti ń ṣe láti jọ èyàn kàn máa tẹ̀lé àwọn kọwárìjì káàkiri kò sí fẹ́ nìkankan so kò sí fún ẹnìkankan so wọ́n ní kò sí fẹ́ nìkankan àyálà wo point tán fi síbí ṣe pàtàkì ó torí pé tí individual bá se of course tí individual tètè hàn pé ah ta ni bọ̀ yí tí ma tètè dàrú máa òyìn lójú ni jẹmẹ́ arẹ́lòmí gẹ́dọ̀ ní yìí ní tí ó mọ̀ sọ fún yín ni pé ohun ah, ọ̀sọ́ pé àwọn ICC wọn ṣe terrorist àmọ́ ìgbà tí wọ́n ti dá khilafa Islam kalẹ̀ kí ló ní ká mọ́kùn wọn lọ́wọ́ ṣe báwọn ọmọ ya wa mùsùlùmí ni kí ló ní a mọ́kùn wọn lọ́wọ́ sẹ́wọ̀n kẹ ẹwọ́ jà láti dọ̀lálà so kí ló ní ká mọ́kùn wọn lọ́wọ́ so ara ọ̀ so yíò ní kún wọn lọ́wọ́ èyàn ní kún wọn lọ́wọ́ lórí ìbàjẹ́ so yíò ní kún wọn lọ́wọ́ lórí ìbàjẹ́ so yíò ní kún wọn lọ́wọ́ lórí àìtẹ̀lé ṣẹ̀ríà èyàn ní kún wọn lọ́wọ́ lórí kọwárì lórí khuruj ìyàtọ̀ anẹ́bí ò ní ká kún àwọn kọwárì lọ́wọ́ ni anẹ́bí ní fa'in adraktuhum la aqtulannahum qatla 'ad anẹ́bí ní tóhun bá bá wọn kọwárì jù wọn ó pa wọn nípa 'adim so wọ́n pa wọ́n nípa àádì nípa àwọn eléyìí àwọn àwọn olùmọ̀ ti wá dájọ́ pé kọ̀wárìjì ni wọ́n kí wà lèyàn tó fẹ́ kún wọn lọ́wọ́ sí so kí lèyàn ó kún wọn lọ́wọ́ sí ni pé ara bí yíò bá ti bí àwa náà gbà pé tí wọ́n ṣe òta òkò àwọn nǹkan mí ò dá ń bẹ́ẹ̀ gbogbo tí wọ́n ṣe ni ò dá àkíyípa àwọn nǹkan mí ò dá ń bẹ́ẹ̀ so gbogbo ẹ̀ yàtọ̀ sí tí ó ti wà nú ẹ̀sìn tẹ́lẹ̀ so ní pé àwọn náà gbà pàwọn tí wọ́n sí ò dáa but iṣẹ́ ti fi islam nílẹ̀ náà ara wọn lọ́wọ́ ní àdúwà láàmọ́ sí ìgbàyìn ní ọ̀nà ti pá àdúwà láàmọ́ fáwọn olórí so ara wọn lọ́wọ́ gbogbo tó fi ta ẹlòmí tó fi gbéra láti lọrin àbí tó fi gbéra láti ìlú rẹ̀ nàìjíríà tó fi lọ tó lóun lọ kílọkọ̀lẹ̀ tó lóun lọ lúmìnìyàn ọlọ́run lọ somalia so àbẹ́lòmí lóun lọ kí ló kọ Iraq so ẹlòmí lóhun lọ Ṣáàmù so oríṣiríṣi àmà Nàìjíríà so ẹ̀wọ̀n káwọn èèyàn pọ̀ gẹ́ lú igan so kí ló kọ rẹ̀ so kọ́dàrọ̀ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ní padà kò ní yé mọ́ báwọn èèyàn so ẹ̀wọ̀n kí so èèyàn níra àwọn èèyàn lọ́wọ́ èèyàn níra àwọn lọ́wọ́ ṣe ara wọn jẹ́ jẹ́mọ́ ẹni ẹwà ara wọn jẹ́mọ́ ẹni láwùjọ ní pé dáwọn ṣe ni pé ókè àwọn gbogbo àwọn ẹgbẹ́ jákàjàká gbogbo àwọn tí kìníkan tàdọ́ kìníkan gbogbo àwọn ẹgbẹ́ jákàjàká yìí wọ́n ti wá ní wọ́n ti láwọn olórí amir wọ́n ti lámir so wọ́n tún wá ní àwọn olórí fún state state kọ̀ọ̀kan so wọ́n tún ní mufti so oríṣiríṣi wọ́n ti wọ́n ti sẹ́tì àpáratọ́sì gọ́ọ̀mẹ̀ntì gangan kalẹ̀ so wọ́n ti sẹ́tì wọ́n sì operate ẹ̀bẹ̀ kódà wọ́n tún máa ń ṣe àwọn hududu kọ̀ọ̀kan so olórí sọ̀kan fún ògbọ́ jẹbúlálà so orísìírísìí bẹ́ẹ̀bẹ́ so akílòkọ̀ rẹ̀ yálà wọ́n jẹ́ àfúrọ́dù ní àbí jẹmáà so èyàn ní ṣe kíni wọn ò ní gbéra wọn kalẹ̀ ní pé ah jihad ni èyí tí wọ́n ń jà orísìírísìí gẹ́lẹ́mọ̀ gbọ́ ẹ̀yìn jihad lèyí tán jà ní ìlú kan jihad náà lèyí tán jà ní ìlú eléyìí wọ́láì kò sẹ́ni tí inú rẹ̀ ń dùn pé àwọn ń pa àwọn mùsùlùmí kò sẹ́ni tí ó fẹ́ kí wọ́n pa àwọn mùsùlùmí àmọ́ wọ́láì this all these things could have easily be avoided tálàwò èèyàn rẹ́dì láti tẹ̀lé àwọn olùmọ̀ ni bọ̀ kí láwọn olùmọ̀ sọ̀rọ̀ sí ah ulamawu salatin pé kúfùrí bin baz wọ́n bin Uthaymin wallahi àwọn èèyàn gbé jáde báyìí so takfiri bin baz wọ́n bin Uthaymin at-tawaghit al-muttabi'in la hawla wala quwwata so ni pé àwọn bí n bá zàwọn bàbá ọ̀sẹ̀ mínú so ìkánu wọn máa ń pè wọ́n ní àtọ̀gútù sàlátà ní pé bin baz ibn Uthaymin àti al-Albani nípa àwọn ilé àwọn àtọ̀wàgíjì sàlátà ni wọ́n sẹ́wọ̀n kẹ that's been da ìjà àwọn èèyàn lẹ̀ lónìí kama fi kama fi da ìjà àwọn èèyàn lẹ̀ gbogbo tí wọ́n sọ gbogbo tó sọ mọ́lítà òkú tì ní ẹ̀wọ̀n ẹ máa e in tó wáyé ni rí nígbàtẹ́ ní àìs ẹ wá ń bẹ àwọn kùfàrù fún nígbàtí zolùdé báyìí ẹ wá rò pé protesti àti starbucks so àti mcdonald's so gbogbo àwọn kílòkọ̀ rẹ̀ gbogbo àwọn kẹyìn gbogbo ẹ̀ ní wà fún yín ní ẹlẹ́kùn ìgbàtẹ́ ní àìs táwọn àfáà sọ fún yín pé àbẹ́sẹ̀ ah, preserve ìzì ní o tẹ́ẹ̀ ní fi yẹpẹrẹ wọn ò bọ́rọ̀ sáwọn àfáà lẹ́nu ìgbà tí ìzì yẹn wá jábọ́ tẹ́ ti kàfàrà àwọn àfáà tán so wọ́n kàfàrà àwọn àfáà so ìgbà yẹn wá ni wọ́n wá ìyẹpẹrẹ wá ń dé bá wọn pé ọ̀dà wọn kù fáàlù ní wọ́n lọ́nà fi wọ́n tọ́lábà rẹ̀ tó ma'a jiranihi min al-kuffar wọ́n ní tí waliyul amr tó bá ti contract tó bá ti tie ma'a jiranihi pẹ̀lú àwọn tó jẹ́ neighbors rẹ̀ min al-kuffar nínú àwọn kèfèrí àwòrẹ́rì àbáwọn mìíràn ahdan ní pé ó bá wọn ní agreement so àbí pact ni wájába ala al'ummati qabulu dhaliki al'umma gbọ́dọ̀ gbà lọ́wọ́ rẹ̀ wọ́n gbọ́dọ̀ ní ara ó ṣe tí ẹni ó ṣe tí ẹni àwá lè blò wọn tó ara ọ̀ wọ́n ni wala taljawu ila liftiyat wọ́n ni yóò gbọ́dọ̀ máa lọ síbi pé kíyàn máa bá olórí dù yálà èyàn gbọ́dọ̀ apply àbí kí èyàn implement nǹkan tó bá tó bá mú jáde so nǹkan tó bá plan so wani ma abramahu waliyul amril muslim ma al wani min yahud yálà yahudi ni wa nasara so eh, olórí waliyul amri saudiya ó wá agree pẹ̀lú pé ókè àwọn america báyìí báyìí báyìí báyìí torí pàwọn ẹni yìí ni wọ́n lágbára so kí èyàn ní jàmbá rẹ̀ so wọ́n ni wà majus àbáwọn jẹ majus ni sharqan wa gorban wọ́n láwá láti east ni àbí west ni wa kadhalika ma aqadahu ma'ahum min mawathiq bákan àwọn nǹkan tó bá bá wọn agree nínú àwọn wathiqo nínú àwọn mawathiq ni fa innahu huwa wa man hawlahu min ahli wọ́n ni òun àtàwọn tó bá wà láyìíká nínú àwọn onímímọ̀ wa siyasa

gbé àwọn ah, mọ́ politics ṣe ni ká ní wọ́n kàn máwọn èèyàn méjì méjì ń sẹ́kọ̀ kọ̀ọ̀kan ẹlẹ́kùn èyìn rí ìmọ̀ràn tó gọ̀ láyé ìtó irú mọ̀ràn yìí kí àwọn èèyàn méjì méjì ń sẹ́kọ̀ kan ó pa wọ́n sàbí àwọn èèyàn mélòó la ilaha illallah èmi jẹ̀ tó bú kéré so èèyàn márùn-ún sẹ́kọ̀ so ẹlẹ́kùn tó lọ náà ìmọ̀ràn wo ló wà asfaw tó ìmọ̀ràn yìí ṣe ìgbà tí ó sọ́bùn kẹ́ nìyàn kódà ẹni tí ó mọ̀ politics kẹ́ mọ̀ pé ìmọ̀ràn yìí kò lè láyá ti ibì kẹyẹ̀ wíkíyàn mẹ́yàn má kán kó lórí múyàn márùn so bóòlì yóò sì mọ́ bá wọn ayé àwọn èèyàn ayé bóòlì yóò sì mọ́ bá wọn dùn sáyé wọn ẹlòmí ẹ́ kódà ẹlòmí ó fẹ́ ṣàlàyé nǹkan nù mọ̀ ní ó wà máa ṣe ìgbà kó mọ́jú àwọn ayé lọ pé ó fẹ́ ṣàlàyé nǹkan pa bóyá gbogbo àwọn kátà ṣàlàyé lónìí pé wọ́dù wọ̀ ní èmi ò mọ̀ kankan pa rẹ̀ torí kìí ṣe nǹkan tí ń jókòó sí 24/7 so ẹnu nǹkan tí ń bá rí máa pa rẹ̀ ah ó ti tó àbí tí yàn bá pàdé nù rẹnu tíra but ẹlòmí ò tún wá máa dúpọ̀ ma ayé jù àwọn tó ń wáyé lọ kí ni gbogbo tẹ́wọ́dù ọ̀lọ́hún mẹ́ gbogbo tàwọn olórí gbogbo ẹ̀lòhún mọ̀ òun lè ka gbogbo ẹ̀ òun ma kò sí kò sí newscaster tó mọ̀ tó ń sẹ́wọ̀n gan bó ni ó sì mọ́ bá wọn tó wà láyé bá wọn do ayé wọn politics politics tó ń ṣe inú lóhun gan lásán ó ju ti Nigeria lọ sẹ́wọ̀n gan sẹ́wọ̀n <laughs> gan so àkílòkọ̀ èyí bá wọn tí ó wà àwọn aláyé èyí bá wọn do ayé wọn èyí ó ma kọ́lá èyí ó ma fi nákùsù fi ti síra rẹ̀ nípa ọ̀rọ̀ ayé gan eléyìí téèyàn náà o torí sẹ́rí tó jẹ́ kẹ́lùmí ma fi kàmẹ́lì àtúkùnmọ̀ báwọn àwọn tó ń wáyé jọ ayé wọn òun náà ni pé òun náà ti wá gan ó ti wá dé lẹ́wù tí àwọn aláyégun wá dé so n tó náà fi wò pé ààrà ah, o <laughs> kì ní gbogbo alẹ́rajọ ní o so n tó náà fi wò bẹ́ẹ̀ ni but téèyàn bá gbájú mọ́mọ́ ah o lè ráyè gbogbo lẹ́yìn so o lè gbáráyè gbogbo lẹ́yìn so wọ́n wa man hawlahu wọ́n lẹ́ni yí àtàwọn tó rọ kíkẹ́ rẹ̀ min ahli ilmi wa siyasa nínú àwọn onímọ̀ mi àbáwọn politicians o a'rafu minna bil hal wọ́n mọ̀ situation jù wá lọ wọ́n mọ̀ nǹkan tí ń ṣẹlẹ̀ jù wá lọ kódà ẹlòmíì ẹlòmíì ò sùn ẹlòmíì ò sùn ò kò gbé kò rí bí sinmi wọ́n ni wa ma yastadi'ihi min maqal àti nǹkan táwọn nǹkan yìí nínú ọ̀rọ̀ So هذا والله أعلم وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين سبروا سبروا لدى مبيننا إذن سبحانك وحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وأنتم جزاكم الله خير